بسم الله والحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد so uh, عقيدة الرزيين تيامبالو شرح عقيدة الرزيين تكهيل العينين so بتا دي أتي ọ̀rọ̀ شيخ وبيت obe tan fi ṣàlàyé bó ni èyàn ṣe ma báwọn bídá lò abu hatim àti abu zura àti wo èyí ta fẹ́ wò lónìí o ni ọ̀rọ̀ abu hatim àti ọ̀rọ̀ abu zura tí ọmọ wọ́n gbà wá látọ̀dọ̀ wọn tó ní wayanhayani an mujalasati ahli al-kalam o ní àti abu hatim àti abu zura a méjì ma ń kọ̀ kí a máa jòkó ti àwọn kíni àwọn ahli kalam so wani àwọn tí wọ́n ma ń fi tó ma ń jiyàn so àwọn tó ma ń jiyàn pa àwọn nǹkan àwọn tó àwọn ní rhetoric àwọn ní logic so àwọn ní mantiki àwọn ní fala àwọn ní falsafa gbogbo àwọn ara yìí so Abu Hatim àti Abu Zur'a wọ́n ma ń kọ̀ kíkẹ́ ma sikin kí ma jùkó tiyan wọ́n ni wan nadhari fi kutubil mutakallimin wọ́n sì ma ń kọ̀ fún kíkẹ́ wo tíra àwọn ahlul kalam àwọn tí wọ́n sikin àwọn tí wọ́n ma ń jiyàn pẹ̀lú rhetoric pẹ̀lú logic pẹ̀lú falsafa so àwọn àwọn bídá ahlul kalam ni wọ́n wọ́n ní wa yaqulan wọ́n ní Abu Hatim àti Abu Zur'a àwọn méjì tí wọ́n máa ń sọ pé la yuflihu sahibu kalamin abadan la yuflihu sahibu kalamin abadan wọ́n ní kò lè jèrè o ẹni tó bá ṣe kíni ẹni tó bá ń ṣe kàláàmù láyéláyé kò lè that is ẹni tí bá ń ṣe lọ́jíkì tí ń ṣe rẹ́tọ́ríkì tí ń jiyàn kiri ìlú so ajiyàn káyé so wọ́n ní irú ẹni bẹ́ẹ̀ ò lè ṣe kíni kò lè jèrè láyéláyé ẹsẹ́ ma wọ́n tọ́lọ́wọ́ bá lò pé wọ́n lè jèrè fún Qur'an àwọn sáhìr àwọn sáhárọ̀ àwọn òpìdán torí pé iṣẹ́ wọn kò sáǹfà níbẹ̀ yẹ̀dúrú wà lákíní wà láyé ń fa bákẹ̀rẹ́ ẹni tí ń ṣe kàláàmù kí bíbà kó wọn náà ń ṣe síhìrù ni ó fẹ́ máa lo àwọn ọ̀rọ̀ láti fi convince àwọn èèyàn kó fi ṣe àwọn èèyàn lọ́nà nípa àwọn ọ̀rọ̀ orí burúkú so uh, irú ẹni bẹ́yìn náà òun ò lè jèrè o so wọ́n ni Sheikh Ubaydi fẹ́ sàlàyé abala yìí wọ́n ni al-mutakallima wọ́n ni àwọn tán pè ní ahlul kalam humul mutakallimuna fi din biduni badniyina àwọn ni wọ́n sọ̀rọ̀ ń pa ẹ̀sìn láì sẹ́rì wala burhan láì sí ní àwíjàre lọ wahum ala qismayn wọ́n ni wahum ala qismani ló wà ń bi gangan so bó ma ṣe farọ́gọ̀ rẹ̀ báyá bí sheikh sọ níbi lecture náà wọ́n ni wa hum ala qisman wọ́n ni wọ́n pín sí méjì jahala àwọn aláìmọ̀ká wa muta'allima àtàwọn tí wọ́n ṣe bípa àwọn nímọ̀ tí wọ́n kọ́sí àwọn olùmọ̀ wọ́n ni fal muta'allima wọ́n ni iṣẹ́ aláwọn tí wọ́n ṣe bípa àwọn nímọ̀ àwọn ajíṣẹ́ bí olùmọ̀ minhumul firaqud dallah àwọn ọjọ́ tán ti nù wà lára wọn kaljahmiya gẹ́bẹ̀ àwọn jahmiya ahlul kalam láwọn jahmiya ni yau wal mu'tazila àwọn mu'tazila ahlul kalam ni wọn wal asha'ira àtàwọn asha'ira wani wa ghairihim àtàwọn tó yàtọ̀ sí wọn minal mutakallima nínú àwọn mutakallima wani wa kutubu ahli dalali aqsamun thalatha wani tírà àwọn ẹni annu mẹ́ta ló pín sí sí wọn pé abu zur'a àti wọ́n sọ pé kí ẹ máa kí ni kí ẹ máa mọ̀ wọn so sheikh obedi wa fẹ́ sálàyà balayi wọ́n ni ma kana kulluhu dalala ètò ìpé gbogbo àánú ni wa laysa fihi min al-haqqi shay kò sí òdòdó kan bẹ́ ka kutubi rọ́fidọ̀ gẹ́bí tíra wọn rọ́fidọ̀ wa minha al-kafi gẹ́bí al-kafi lil-kulayni wọ́n ni fa hadha la yahillu an-nadharu fiha li ahad eléyìí kò tọ́kì yẹn máa wó láyéláyé kò tọ́kì yẹn illa li alimin mutamakkinin àyàfi fún olùmọ̀ tó jinlẹ̀ wọ́n ni ويقدر على الرد على هؤلاء من كتبهم tó sì ní ìkápá láti ṣe rọ́dù láti fèsì fáwọn yẹn nínú kíni nínú tírà wọn fa innahu yafhamuhum yóò dáwalákẹ́ yóò ṣe kíni yóò blọ́kù ẹnu wọn pẹ̀lú èdú wa yakhsumuhum yóò ṣe kíni yóò sì yóò overcome wọn níbi ah, níbi debate tó bá ṣẹlẹ̀ láàrin wọn so eléyìí jẹ́ ìpín aláwọ̀kọ́ nínú àwọn tíra nù ma kana kulluhu dalala ọwọ́n ra tíra Rafida so ara kọ̀ ẹ̀kọ́ rí bẹ̀ so àbí wọ́n bù mí ní àwọn kankan tán má bùn yẹn yóò tán má bùn poison so ṣe ọlá pé wọ́n bùn gẹ́bí òwe Yorùbá pé èyí kọ ẹ̀bùn so èyí kọ ẹ̀bùn pé kìní kan tán má bùn yẹn poison èyí gbà ẹni tó bùn ọ fẹ́ jẹ́ kó sórí bú ni ọ so wọ́n ni athani wọ́n lẹ́lẹ́kejì nínú tíra àwọn ẹni ànù ma kana khalitan èyí tó ti pé oòrò papọ̀ oòrò papọ̀ mọ́ òdodo oòrò papọ̀ mọ́ òdodo wọ́n ni fihi haqqun wa batilun wọ́n ni òdodo wà ń bẹ bẹ́ẹ̀ sì ni ànù wà ń bẹ wọ́n min amthilati hadha nínú àwọn àpẹẹrẹ ilé tafsiru mu'tazili ni tó gbóná gẹ́ níbi tí az-Zamakhshari ya mu'tazila dé tó bá fẹ́ lọ kanlẹ̀kùn àwọn èèyàn sàmgbé tí yàn bá kanlẹ̀kùn àwọn èèyàn yóò sọ pé ẹni tó wà nínú rẹ̀kùn yóò ní qulu lahum Abu Qasim lil-mu'tazili fil bab ẹ sọ fún wọn pé Abu Qasim tí ń fira rẹ̀ ti sí ìran mu'tazila ló wà lẹ́nu ọ̀nà so wọ́n ni farwajul mu'tazili yun a wọ́n ni walihadha qala ba'du ulama'i sunna wọ́n ni dítáwọn àfá sunna káfí sọ pé kíni istakhrajtu min al-kashafi i'tizalan bil manaqish wọ́n ni àwọn nǹkan tó wà nínú tó jẹ́ i'tizal nínú kashaf àwọn yọ jáde pẹ̀lú munakosha pẹ̀lú èyàn bá fóní èyàn òtètè rí ó fi pamọ́ gan li'annahu yadussuha torí pé ó ma ń rò papọ̀ mọ́ inú tafsiri yìí la yu'linuha sarihatan kò ní kò ní kéde rẹ̀ gbangba wọ́n ní wa kitabul kashaf wọ́n ní tírà al-kashaf yana wari mufidun fi nahwi wa sarf ó ṣàǹfààní nínú nahwi àti sarf wal balagha àti balagha but in reality ni pé al-bahrul muhit jùlọ so al-bahrul muhit ó ṣàǹfààní jùlọ òun náà láwọn àṣìṣe o so so ó ṣàǹfààní jùlọ gan so kódà nínú àwọn nínú àwọn àǹfààní tó tún wọ́n bẹ́ẹ̀ ni pé òun gangan fúnra rẹ̀ náà ó tún ma ń kúrò dùn fún az so ní wajhu nahwu àti wajhu balagha al-bahrul muhit ó sàǹfààní gan so ju ju al-kashaf lọ kódà nǹkan tó wà nínú al-kashaf nínú balagha èyí ò rí nínú àwọn tíra mi èyí so wani mufidun fi nahwi wa sarfi wal balagha wani lakin la yahillu an-nadharu wọ́n ní kò tọ́ kí a máa wo àti àwọn kò tọ́ kí a máa wo tíra al-kashaf àtàwọn ìtọ́bájọ́ kò tọ́ kí a máa wo ma wo láyéláyé illa li'amili min mutamakkinin àyàfi onímímà mina sunna nínú sunna wa sihhati al-i'tiqad àti onímọ̀ tó ṣe kíni tó ní àdìsọ́kà tó lálàáfíà wa bayna al-ghathi was-samin ó lè ṣe yàtọ̀ láàrin èyí tó dá àti èyí tí ó dánú rẹ̀ fa ya'khudhu ma kana fihi min al-haqq yóò ma mú èyí tó bá dánú rẹ̀ nínú dáadáa wa yada'u ma kana fihi min batil yóò ma fílẹ̀ èyí tí ó bá jẹ́ ànú but alhamdulillah alhamdulillah àwọn olùmọ́ ti rọ̀ wá lọ́rọ̀ kún bí al-kashaf wọ́n ti rọ̀ wá lọ́rọ̀ gan kódà àwọn fàwáìdì tó wà náà wọn tafsir mi ó pọ̀ gan so tó sì ṣe pé kò láburú al-kashaf nù wọ́n ni wala yunsharu hadha fi nnas wọ́n ni eléyìí yóò sì ní máa tàn kálà rẹ̀ àwọn èèyàn wa yunabbihu ila anna ar-rajula wọ́n lè yóò sì máa pàkíyèsí sí pé alákùnrin yóò mu'taziliyyun jald ní pé mu'tazili tó ṣe kíni tó gbóná ni wọ́n ni wa an ba'd al-muhaqqiqina fi al-hadithi fi hadha al-asr a sì mọ̀ nípa àwọn al-muhaqqiqin àwọn tí wọ́n máa ń ṣe tahqiq fil hadith níbi ma hadith fi hadha al'asr ní àsìkò wa yóò indahum bid'a ní pé bid'a wà lọ́dọ̀ wọn yaslukuna fi dassiha maslaka az-zamakhshari wọ́n ma ní ojú ọ̀nà tó fi ma ń spread bid'a yẹ ká ojú ọ̀nà zamakhshari ni wọ́n ma ṣe bí gbà pé àwọn fẹ́ fi òdodo kan nílẹ̀ ni wọ́n sì mọ́ mẹ́rin wá fún whereas anu na fẹ́ fi nílẹ̀ very recently mo lórí facebook borí kìníkan ẹnìkan kọ kìníkan ó wá ní bí àwọn àwọn àárọ̀ àwọn àbí àwọn mawad àwọn tọ́píkì usulul fiqh bó ṣe wọnú ma hadith so bó ṣe wọnú ma ẹni yìí sáráfí ni ó mọ́ sí náṣọ́rọ̀ àwọn kan tó jọmọ́ sáráfí gan so bó ṣe wọnú ma hadith so ṣe wá rí àwọn kan tó bẹ̀rẹ̀ sí ń kọ yìí wọ́n pé ó láwọn tó mọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ṣe tẹ̀rí ma hadith nígbà wáyé ah ó yẹ kí wọ́n kẹfù gan wọ́n kí wọ́n kẹfù gan ọ̀ ní mọ̀gbà tó mọ̀ sọ pé wọ́n da usulul fiqh papọ̀ má hadith tó mọ̀ lálàsí àwọn èèyàn tó ẹ̀kọ́ lálàsí tó mọ̀ blame Ibn Salah so àbí tó mọ̀ sọ pé manhajú àwọn mutaqaddimin ó yàtọ̀ sí manhajú àwọn mutaakhirin gbogbo àwọn kìíní àwọn tahqiqat àwọn tíra àwọn tahqiqat wọ́n ma ń tí ìbọnú rẹ̀ wọ́n ma so ẹlẹ́kẹta nínú àwọn kẹtẹ́ ìmọ̀ wọ́n ma sọ pé kíyàn fẹ́ ma wo lo qaida kulliya kíyàn ma wá qaida kulliya bí kìní bí ma hadith ọ̀rọ̀ yìí òdodo ni but báwọn sí ma ń lò wọ́n láwọn nǹkan tó fẹ́ fi ẹni lẹ́m̀bẹ̀ so tí yàn bá ti ráwọn tíra tó bá ti ń ka ẹni tíra tó bá ti ń fúkọ̀ sórí àwọn nǹkan mẹ́tẹ̀ta yìí pọ̀ jù mọ̀ pé àwọn ọ̀tá Sheikh Muhammad Nasiruddin Albani náà sọ̀rọ̀ so pàápàá jùlọ tán máa ń gbé lásìkò tí wáyé so tán wà lásìkò tí wáyé kò sínú ìṣesí àwọn alfa aládìí ti pé wọ́n mọ̀ criticize òṣìlúbọ̀ ara wọn oye okay? kódà yí tán mọ̀ pẹ̀lú àwọn àfáà láti ní pé wọ́n máa ń gba ọ̀rọ̀ gbogbo wọn wá náà so wọ́n gba ọ̀rọ̀ gbogbo wọn wá náà so gbogbo àwọn nǹkan tí wọ́n fẹ́ dálẹ̀ yìí so ìgbà tí wọ́n rọ̀rọ̀ ìmọ̀ òpí ah, ẹni yìí ẹni tí ń ka tíra àwọn ẹni yálà kó mọ́ ka tíra Sharif Hatim al-Auni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹlòmínà tí wọ́n so àtàwọn tíra àwọn àwọn tahqiqatu mashhuru Hassan Salman náà òun ò sí níwọ̀n àwọn tó ma ń sọ àwọn ọ̀rọ̀ yìí púpọ̀ but àwọn nǹkan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan náà wà ń so tó yí pé èyí ó ti kó téèyàn níma wọ́n ni wa qad arafna an ba'd al-muhaqqiqina fi al-hadith so wọ́n ni a sì mẹ́ nínú àwọn tí wọ́n máa ṣe tahqiq níbi hadith fi hadha al-asr lásìkò wáyé maslaka az-Zamakhshari àwọn náà máa ń rin ojú ọ̀nà bá sí máa ń tan bídá àyíká ojú ọ̀nà Zamakhshari wa qad nabbahna ala dhalik àwọn náà sì àti pàkíyèsí sílẹ̀ fi ghayri hadha al ní àwọn ibi tó yàtọ̀ sáyé so yíba yìí so nínú àwọn nǹkan wọ́n máa fi ń bẹ wọ́n máa fi qaida kan máa fi ń bẹ náà tẹ́lú Sheikh Al-Albani pé lọ́dọ̀ àwọn mutaqaddimun pé wọn ò kí ń lójú ọ̀nà kan láfi sí tẹ̀sí hadith ṣe rí alákọ̀ọ́ ni pé ẹ̀ ń parọ́ mọ́ Sheikh Al-Albani ni kìí sí jọ́nà kẹni sheikh Muhammad Nasir Albani fi ma ń sim sẹ́tẹ̀ hadith so but wọ́n bẹ́ fi ṣe ìskọ́tù sheikh Muhammad Nasiruddin Albani ni mo wá rántí kìníkan mo rántí ọ̀rọ̀ kan tí ó lágbára gan látọ̀dọ̀ sheikh Muqbil ṣùgbọ́n bí sheikh Muqbil nípa ìkanná àwọn tó ma ṣe tàkíkì hadith yìí náà wọ́n bí wọ́n sheikh Muqbil sọ pé dọ́ọ̀lùn munharif sẹ́mọ̀ká sheikh ni wọ́n ni yatakallama fi sheikh muhammad nasiruddin albani wọ́n sì sọ̀kà mi nǹkan yóò kan tó sọ pé sọ́nà ni pé in ma ń sọ̀rọ̀ sí sheikh muhammad nasiruddin albani torí pé in ma ń lálàsẹ́ sheikh albani sheikh mokbilisi sọ pé ẹni ànú ni wọ́n ò sọ̀kà báyìí pé nǹkan tó but àwọn olùmọ́súnnà Ọlọ́run bá ti fi wọ́n ṣe manarul huda Ọlọ́run bá fi wọ́n ṣe in táwọn èèyàn fi ń mẹ́nà kìísà àwọn èèyàn wà gbé síwájú tí wọ́n mọ́ lálàsí tí wọ́n mọ́ sọ̀rọ̀ burúkú pa wọn so ẹni tó máa ń ṣe báyìí kò ní ọjọ́ àwọn olùmọ̀ bẹ́ẹ̀ sì ni kò ní of course èèyàn sọ pé wọ́n lè sàṣìṣe kò sì sẹ́nìkan tó sọ pé nǹkan tí olùmọ̀ ń sọ gbogbo ẹ̀ ló gbọ́dọ̀ gbà oye kò sẹ́nìkan tí ń sọ pé eh, but kéèyàn wá máwọn ẹni yẹn pé àwọn ló àwọn ló fẹ́ fi ṣe àkọlé ọ̀rọ̀ àbí àbí ṣubá tẹ́lòmí ma ń ṣe tánbà bẹ ẹlòmí pa Sheikh Rabi' sí báyìí yóò ní masha Allah masha Allah Sheikh yusibu wa yukhti a mẹ́lẹ̀ ìtẹ́lẹ̀ a mọ̀ pé gbogbo yẹn so a mẹ́lẹ̀ ìtẹ́lẹ̀ tánbà bí ọ nípa Sheikh Muhammad bin Salih Al-Uthaymeen so sọ̀rọ̀ nǹkan báyìí ṣe tó kọ́kọ́ sọ ni pé yusibu wa yukhti àbókò sí kí ni àbóyìn sheikh muhammadu sallallahu alaihi wasallam lọ ah, alimun jalil ẹni gbọ́ tí ó fi sọ̀rọ̀ yẹn tán tí ó sọ pé yusibu wa yukhti kílé tó fásẹ pígbà tó ń sọ̀rọ̀ sheikh rọ̀bí ọ̀sọ́ ó tún ọ̀pọ̀ so ibi tí mo ti lọ ni pé wọ́n ma fẹ̀sùn kan sheikh muhammad nasiruddin albani pé manager yọ̀ kan ni bàbá ma ń lò pé lápẹrẹnsì ìkan náà àwọn ruwat tó yí pé àwọn afárádìí fi ń gbà míì wọ́n gba ìgbàwà rẹ̀ ìgbà míì wọ́n ní ṣe kíni wọ́n ní gba ìgbàwà rẹ̀ wọ́n ní ẹwọ Sheikh Al-Albani gbogbo ìgbà ní Sheikh Al-Albani ma ń gba ìgbàwà rẹ̀ wẹ́rà sí ilé ìrọ́ ni pé kọ́ìdá Sheikh Muqbil Sheikh Muhammad Nasiruddin Albani wọ́n sàṣìṣẹ́ bí nǹkan ìbàtọ́jú bá rí gorí ọjọ́ ìgbógun rẹ̀gbà á padà wá rí pé nǹkan tí Sheikh Al-Albani sọ so kíyàn sàkíyàn so ní tàbí ma ń sọ fún ọgbẹ́ mọ́ka tí ra mọ́ka kìí sí gbogbo nǹkan lọ lè fi làákà kìí sí gbogbo nǹkan lálé gbogbo wa náà ni kìí sí gbogbo nǹkan lálé fi làákà ara wa yọ jáde pé eléyìí ó wrong eléyìí ó wrong táwọn olùmọ́ bá ń sọ fún ọ àwọn nǹkan mí pàmọ́ gan alábí la ilaha illallah alábí bí zamakshari gbà wáyé yóò kọ tí ra pé òun fẹ́ yóò sì máa yóò sì máa yóò yóò àwọn yóò àmọ́ dínwájú yóò sì máa dì yóò mọ̀ déwá yóò sì mọ̀ dé lẹ́yìn Allahul musta'an so wọ́n ni athalith ẹlẹ́kẹta nínú àwọn kílùkọ̀rẹ̀ nínú àwọn tíra tí àwọn ènìyàn ma ń kọ ma kana sahibuhu maghmuran èyí tó ti pé ẹni tó kọ maghmuran ẹni tá mẹ́ni wọ́n ni ghayra ma'rufin àmà bilintima ila ta'ifatin mu'ayyana àmà bí tí ń fi ilé pọ̀ gan àwọn tàkíkà àwọn tíra tó pọ̀ gan tẹ́ẹ̀ ni mẹ́ni tó kọ kódà yóò tún wádìí online ẹ̀rí mà kódà ẹlòmí ẹ̀rí rí pé ó ní ó ní kílùkọ rẹ̀ ó ní gbìyànjú mọ̀mí tó yàtọ̀ sí pé ó kàn sí tahqiq tíra ẹ̀yọkàn yìí náà eléyìí pọ̀ gan wọ́n ni athalith ẹlẹ́kẹta ma kana sahibuhu maghmuran ẹn tó yí pé ó pamẹ́ ghayra ma'rufin àmà bilintima'i ila ta'ifatin mu'ayyana àmà kún fìrà rẹ̀ ti wọ́n ni yóò wá kọ tíra ń pa jí máa fi ahadith al-ahkam wọ́n ni yóò kọ àwọn ahadith ìdájọ́ àwọn ahadith tó ní sí pẹ̀lú ìdájọ́ yóò kó papọ̀ aw yuhaqqiqu kitaban hadithiyan àbí yóò ṣe tahqiqi wa yanqulu 'ani al-ulama yóò sì ma yóò ma sẹ́kini yóò ma transmit látọ̀dọ̀ àwọn olùmọ̀nà ni ulama sunna wa jama'a kanu yálà wọ́n jẹ́ àwọn olùmọ̀ sunna ni aw ulama aw ulama'i bid'ah àbáwọn olùmọ̀ bid'ah la yahummuhu shay kò sí tó kàn tẹ́ innama maqsuduhu innama maqsuduhu tijara òun kà fẹ́ tàtírà náà ó fẹ́ tàtírà ni wọ́n ni fahadha wọ́n irú ẹni báyìí al'amru fihi wasi'a eléyìí alamari so ẹni tó wípé òun kà kó tírà jọ báyìí mo gbọ́ tí àwọn mashayikh wa máa ń sọ lè dada àti pé òun kàn kó tíra jọ ni kódà irú example tí mọ́ra tí ń sì òun ni al-Hafiz as-Suyuti ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra tí as-Suyuti tí wọ́n kọ ni pé wọ́n kó wọn jọpọ̀ lọ́yẹ́lá wọ́n ṣe so ní pé ọ̀pọ̀lọpọ̀ ayẹ́rí pé náklù ni pé ó kàn gba ìgbà wá látọ̀dọ̀ àwọn ẹlòmí ó gba ìgbà wá pé sọ àwọn olùmọ́sọ pé gẹ́gẹ́ bí tafsiru tafsiru Suyuti ad-Durrul Manthur abinkan so ad-Durrul Manthur náà so ní pé tó ó hashidahu ó kò bá mú fún àwọn ẹgbà wá sàwọn olùmọ́sọ pé èyàn lè kàrù tíra báyìí so mo gbọ́ tí kan náà ṣe ẹ̀kọ̀wà àwọn màṣá ẹ̀kọ̀wà tán sọ ilé so bákan náà àwọn tíra mìíràn náà tó ìpé ọkàn sí jama ẹniyàn nǹkan tó sì ní pé ọkàn sí kí ni ọkàn jama'a ni so ọkàn kó nǹkan jọ ni so èyàn lè ka so wọ́n lè yàn so but àwọn tẹ̀ksímù yìí ṣẹ́rí kí nìkan ni pé tí a bá ń sàlàyé ìdájọ́ fáwọn èèyàn tí a ń pín nǹkan àwọn ẹlòmíyàn tó bá wù nínú kí ní ẹnìkan ni ó gbọ́ yóò sì máa sọ kí bẹ́ẹ̀ èèyàn sọ àwọn lálẹ́ kátírà kí ní wọ́n lẹ́lẹ́ kátírà kí sọ́ọ̀rí àlàyé tàn sẹ́ǹsì sọ́ọ̀rí àlàyé tàn olùmọ́sí wọ́n tó bá yẹ kó jama'a ni ó kàn jama'a so wọ́n wọ́n ní wà fi kutubi ahli sunna wọ́n ní a ah, Sheikh Ubayd wá sí ní wala yahduruni mithalun lahu al-an wọ́n ní in wọ́n mẹ́ example fẹ́lẹ̀ yìí nísìn báyìí in láti eh, example kankan fún ìpín kẹta tán dákọ̀ yìí náà tó yí pé àwọn kà kó tíra jọ ni wọ́n kà kó ìgbàwà jọ ni wọ́n ní wà fi kutubi ahli sunna gúnìyà wọ́n ní níbi tíra àwọn ahli sunna ó sì kíni ó èyàn ah, ah, wà self-sufficient kó níbi àwọn an hadhihi al-kutubi kulliha kó mi gbogbo àwọn tíra yìí pátápátá wọ́n ni fadawawinuhum wọ́n láwọn àkójọpọ̀ àwọn ahlus sunna walillahi alhamd min eh, man tatalmadha alaiha ẹni tó bá ṣe kíni ẹni tó bá ríra rẹ̀ lórí tíra àwọn sunna iktasaba quwwatan fi sunna yóò gẹ́ni agbára tó strong gan bí sunna wallahi kí ka tíra àwọn sunna ó wà ókè gan kí ẹ ara yẹn sí oi so kí ẹ ara yẹn sí yóò bí tarbiyya yóò bí tarbiyya gan fún yẹn so wọ́n ni wa shiddatan fil haqq yóò sì bí kíyàn dó dédé lórí òdodo wa thabata kíyàn ṣídà kíyàn lè lórí òdodo wa thabatan alayhi kíyàn sì kíni kíyàn sì dó dédé lórí òdodo wọ́n ni wa ahsana ta'amuli wa ahsana ta'amula ma'a jami'in nas yóò sì kíni yóò sì ma bí yóò sì ma bá gbogbo àwọn èèyàn lò wa radda al-batil bi yóò sì mọ bí yóò sì máa dá anùnù pẹ̀lú ẹ̀rí so tíra àwọn súnà ó lè kátánà tẹ́lẹ̀ kí lọ ń wá níbi tíra àwọn tó mọ ẹni tó kọ́ àbí tíra àwọn bídá àbí tíra àwọn tó yí pé wọ́n ti kún nǹkan papọ̀ mọ́ so tíra Sheikh Saalih Fawzān wọn lẹ̀ kí wá sí ilé òun lọ kọ́kọ́ lọ wò kí ní pó ti wòówòwò wà nǹkan tó the first thing tó bá sọ apẹ́rẹ pé èèyàn ńlá rẹ̀ lọ́kàn nìyẹn ẹ̀yìn tó kọ́kọ́ sáàchì ó ń bídá lọ́lọ́ ń sáàchì so وبهذا إليه أتفى قري تكحيل العينين والحمد لله رب العالمين so láti bí ìgbàtà ti bẹ̀rẹ̀ láti bí ọdún méjì sọdún mẹ́ta so tá ti bẹ̀rẹ̀ sí ń ka tíra yìí láti gbàtà ti bẹ̀rẹ̀ síra yìí oríṣiríṣi àdánwò lọ́lọ́wọ́ bá fi kàn wá so mọ́ rántí pé ibi tá ti bẹ̀rẹ̀ tíra yìí masjid kan láti bẹ̀rẹ̀ rẹ̀ tí so dá fìtínà lẹ̀ so látara òun náà sì kọ́ tọ́ sí imam so òun kọ́ ló sí imam but ala kulli hal nígbà tí kẹsẹ̀ pé gọ́ọ̀yà ti wà ní pé afẹ́mọ́ báyàn dùn kankan so wọ́n lè wà kún bẹ́ so masalasi mi náà a tún bẹ̀rẹ̀ sí ń kọ́ tíra ìnàmẹ́ ọ̀yí so òun náà so àwọn ọmọ abọ́kọ̀díjá òkè odò so àwọn náà tún ṣe sábà bí wọ́n ṣe lè wà kún bẹ́ so nígbà tí wọ́n ń defend their fáwọn so wọ́n sì fi ọ̀dọ̀ ara wọn hàn ní gbangba tí wọ́n ń kílè mú ríwáyà tí ó sí so àti àti kílùkọ̀ rẹ̀ àtòdó àti àtàìmọ̀kán kí wọ́n kàn rò pé kí a kàn máa dákọ̀ àwọn rúwátì ní ìmà wọn ò farabalẹ̀ jókòó wá mà level by level so Abu Khadija ń rọ wọn lọ sí bí rúwátì so èyí padà ríbi tá alámàrí wọn padà já sí so wọn ò wá mà tàdárújẹ́ bẹ́ẹ̀ sì ni wọ́n rí wọn lórí ìpadà lọ́sọ́dọ̀ àwọn àfá wọ́n rí wọn lórí tíra àwọn àfá tíra dédé dé náà rẹ̀ àwọn mọ̀yẹn lé lórí o tíra dédé dé àwọn mọ̀yẹn máa ń ka àwọn tíra Kawthari o eléyìí ṣe pé bóyá mo parọ́ mo ti mọ́ wọn ni so kódà i'tirafan ká so Allahul musta'an so ìbàyẹ̀ so ta fi wá padà débí tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala tó sórí ńlá fún wa pẹ̀lú magají àdúgbò yìí kọ́lọ̀ ọba subhanahu wa ta'ala kó bá wa kẹwọn kọ́lọ̀ ọba kó bá wa ṣe dáadáa fún wa kó túbọ̀ mú ọdún lórí òdodo tó tọ́lọ̀ fi wá kádàrá pé a fẹ́ wá parí tíra ìlú ní báyìí wọ́n ni qala al-imamu abu muhammad wa bihi aqulu ana wọ́n ni ṣe gbogbo nǹkan tí mo ti gbà látọ̀dọ̀ àwọn bàbá mi àti àfáà mi yẹn pé wọ́n bá wọn olùmọ̀ lórí ẹ̀ ní gbogbo àwọn ìlú tí wọ́n ti gbà bẹ́mi náà sí ń sọ nìyẹn wọ́n ni wa qala abu aliyin ibn habashin al-mukri wọ́n lẹ́yìn tó gbà wá látọ́dọ̀ ibn abi hatim wọ́n lóun náà sọ pé kí ni wa bihi aqulu ana sẹ́rí gbogbo nǹkan tí abu hatim àti abu zura sọ yẹn tán bá wọn àfáà lórí ẹni gbogbo àwọn ìlú in tẹ́mi náà sọ nìyẹn wọ́n ni qala shaykhuna ibn al-muzaffar wa bihi aqulu wọ́n ni ibn al-muzaffar náà sọ pé ni in tẹ́mi náà sọ náà nìyẹn wọ́n ni sheikh ubaid wá fẹ́ parí a takilu al'anaini wọ́n ni hadhihi al-khatimatu wọ́n ni ìgbẹ̀yìn yìí wọ́n ni tudilluna dalalatan wadiha o n tọ́ka wa ní ìtọ́ka tó hàn ala anna ahla sunna nípa wọn sunna mutatabi'una ala al-haq ma ń tẹ̀lé ara wọn lórí òdodo ni la yukhalifu akhiruhum awwalahum àwọn tó gbẹ̀yìn wọn wọn kí ya pa àwọn tó wá sí kíni àwọn tó bá síwájú wọn mọ́ náà sí pé irú nǹkan báyìí náà wọ́n gbà wá níbi àkídà ibn abi dawud nínú àwọn tó gba àhàíyà ibn abi dawud wa wọ́n sọ gbólò yìí náà pé wà bihi aqulu ana wọ́n ni ìtàrọ́bà akhiruhum ala ma talaqawhu an salafihim wọ́n ni nígbà tó ṣe pé àwọn tó wá nígbẹ̀yìn àtàwọn tí wọ́n síwájú wọn nínú ọlá wa jalalatil qadri àti àwọn tí wọ́n ní ipò tó gbọmgbọ́n wal imamati fi din àtàwọn tán jẹ́ ní síwájú ní ẹ̀sìn àti àwọn tó wá lẹ́yìn wọ́n gbà látọ̀dọ̀ àwọn tán rí báyìí wọ́n ni wa nahnu bi hadha naqul sẹ́kùnfèdè wá ní ṣe rí gbogbo àwọn kan tó ti síwájú wọ́n náà gbogbo àwọn kan tó ti kọ́ at least naqul na'taqid oye gẹ́bí shaykhuna shaykh Mustafa Mabram na ma ṣe nabaha wa lórílẹ̀ nínú àníbàtà ń ka ha'iyya fún wa ni pé qala o ma ṣe kí ni yatadammanu qawla qalbin wa qawla lisan oye so ni pé gbogbo àwọn nǹkan táwọn olùmọ̀ yí sọ pé wa bihi aqulu ana that is wa so yẹ báyẹn wọ́n ni shaykh Ubaydi wá ní wa nahnu bi hadha naqul wọ́n ni àwa náà pẹ̀lú nǹkan tó wà nínú tírà yìí àwọn nǹkan tá ti kà síwájú láti Abu Hatim látọ̀dọ̀ Abu Hatim látọ̀dọ̀ Abu Zura in táwà náà ń sọ táà lílàlì sọ́kà nìyẹn wọ́n ni wa nas'alullaha àwọn bẹ̀rẹ̀ wọn bá an yuthabbitana kó mú àwádó wa iyyakum ala sunna àtẹ̀yìnà lórí sunna wa yaj'alana kó sì ṣe jami'an lápapọ̀ min khawasiha nínú àwọn ẹ̀sà rẹ̀ nínú àwọn ẹ̀sà sunna fi dunya wal akhirah láyé àti lálkìyàmà wọ́n ni wa intaha kitab walhamdulillahi alladhi بنعمته تتم الصالحات والحمد لله رب العالمين gbogbo nǹkan tí Abu Zur'a sọ àti Abu Hatim sọ àti Ibn Abi Hatim sọ yìí in tawa náà fi wa bihi naqul in tawa náà sọ ni in tawa náà fi ń jọ́sìn fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ni táà sí ń bẹ̀rẹ̀ Ọba subhanahu wa ta'ala kí ó gbé wa dìde lórí hadha wallahu a'lam walhamdulillahi awwalan wa akhira wa nashkuruhu batinan wa zahira wa sallallahu wa sallam wa barak على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين